الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أتكفون الله سبحانه وتعالى أدتر عليكم كاتب محمد صلى الله عليه وآله وسلم ibi hadith lè tí a ti gbé ní ilé inṣáàlá ọ̀nà ni hadith tí abu hurairah radiyallahu anhu tí wọ́n gbà wá láti ọ̀dọ̀ ànábì wa muhammad sallallahu alaihi wa alihi wasallam tí ànábì sọ wípé sallallahu alaihi wasallam man nasiya wa huwa sa'imun fa akala aw shariba فليتم صومه فإنما أطعمه الله وسقاه متفق عليه وللحاكم من أفطر في رمضان ناسيا فلا قضاء عليه ولا كفارة وهو صحيح سوري بشكل الباني سي حسن حديثي mas'ala yìí náà ni mas'ala pé kíyàn jẹun lẹ́ni tó gbàgbé nínú ọ̀sán Ramadan àbí kíyàn mu omi ní ọ̀sán Ramadan wọ́n ní ànẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam sọ fún wa wípé ẹnikẹ́ni tó bá gbàgbé ni ó tó sì ń gbàwẹ̀ lọ́wọ́ ó wá jẹun àbómu kó nítọ̀un ya parí àwẹ̀ rẹ̀ kó pé àwẹ̀ rẹ̀ kí nìdí ìdí ni wípé Ọlọ́run bá subhanahu wa ta'ala ló fún Ọlọ́run fún lóúnjẹ ni Ọlọ́run sì fún ní omi mú ní kí láwọn kata lè mú ní bí hadithi akọ́kọ́ ní pé alhadithani yadullani ala anna akla wa shurba walqai'a min al'amidi al zakiri al-mukhtari bi fitri sa'im wa yufsidu siyam wa huwa ijma' ulama il-muslimin لأن الصيام هو الإمساك al المفترات زمنا مخصوصا wọ́n nínú kọta lè kọ́kọ́ mú nínú àdífì ni pé àdífì a lè fi mú wáyé pé a ṣe kíyàn máa máa jẹun àti kíyàn máa máa mú nínú ọ̀sán Ramadan àbí kíyàn máa máa fa ibi jáde nínú ọ̀sán Ramadan in tó ṣe pé yóò bà wẹ̀ jẹ́ ni eléyìí sì ni àpanupọ̀ àwọn olùmọ̀ nínú ẹ̀sìn Islam ló wà lórí rẹ̀ ìdídẹ̀ ni wípé in tá láti àsìkò kan sí àsìkò kan so tó bá ti wá lè máa jẹun lásìkò kan nínú àwọn àsìkò tí ò yẹ kó débi oúnjẹ tí ò yẹ kó débi omi automatically àwẹ̀ rẹ̀ ti já ẹlẹ́ẹ̀kejì nínú talimú níbi hadithi òun náà ni wípé anil akla aw shurba minan nas la yufsidu sawm wa la yufakkiru bihi sa'im fa qawluhu wọ́n ní ah, ẹlẹ́ẹ̀kejì nínú tàlífà níbi hadithi ni pé ẹni tó bá ṣe mistake jẹun àbó ṣe mistake mu nínú ọ̀sán Ramadana kò sí tó sí àwẹ̀ rẹ̀ ìdí ni pé ànẹ́bì ní pé fàlìyù tí ma kó pé àwẹ̀ rẹ̀ kò sí ò ní ni ògbẹ̀sá ó bí tó ti ń já sọ́fù lọ́wọ́ kan rántí ní tó rídíẹ̀ tó ti múná lọ́lọ́fẹ́ fún ọmọ tó bá lè zádà rẹ̀ ti já ó tún wá mọ̀ ní ìsìn pé à èyà èyà wá sáré mú yóò kùtán sórí ogun tó mú táwọn in tó wá ń bẹ̀ ní pé ó gbọ́dọ̀ á mú mi lẹ́yìn ìgbà ọmọ òkú tí gbọ́dọ̀ mú advantage yẹn aha so èyàn tó bá gbàgbé gbàgbé tán sọ́nbí ìkèdè kí ṣe gbàgbé ta form gbàgbé tó wà genuine gbogbo náà mọ̀ tán kí n kí ẹ gbàgbé náà kí n pé èyàn ń tàgbà gbàgbé àbíkí náà pé ó ń tàgbà harọ̀ bí ìgbàgbé ní kí ma sí ah ó dàbí kí mo ti gbàgbé pé mo gbàwẹ̀ mo á mú mi àbẹ́rù mi mọ̀ mọ̀ sí nǹkan yóò mọ̀ sàlọ́lá ọ a máa sẹ́ omi sọ́fún yóò ní pé èyà èyà èyà ó ti wọ́n fún mi èyà ó mú kí wọ́n náà mọ̀nú máa ń di ara rẹ̀ pé ogun mọ̀ bali insanu ala nafsihi basira walau alqa ma'adira ẹ̀dá fún àwọn amọ́mọ̀ nínú ọkàrà wa pé àṣẹ́mọ̀ ń sewu àmọ́mọ́ mẹ́ excuse wa ẹnú ìṣẹ́mọ́ tó ṣẹlẹ̀ bọ̀ nínú máa ara rẹ̀ wọ́n sì mà ikẹ̀ mọ́ nípa ọmọ àtàbà ah, ti ríbi jọba lórí ẹ̀mí wa mm. ẹ̀mí ó ma tàwà káàkiri ni so kí dẹ̀ nìdí ṣẹ́rìdì ni pé Ọlọ́run sọ Qur'an ipé walakin yu'akhidhukum bima kasabat qulubukum ṣẹ́rì kí ni qa'idatun 'amma wọ́n ni pé ṣẹ́rì nǹkan tí yóò bá ti mọ̀mọ̀ sí wà lọ́rọ̀ ìfimí ẹ̀bù tó bá ti mọ̀mọ̀ sí tó ta'ammada ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا àwọn ẹ̀rí kọ́ìdà wọn ọlọ́run dákùnmọ́ mú wa إن نسينا tàbágbàgbé أو أخطأنا àbá sàṣìṣe ọlọ́run dákùn fòójì wa mọ́ mú wa so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni wípé àdíkà nípa Muhammad sallallahu alaihi wasallam pé láà ọlọ́ọ̀bá ti tàjáwázà fàl umma mi alkhọ́tọ̀ wa nìsíyàn wa mastukrihu alìhà النسيان والخطأ أو الخطأ والنسيان وما سكر عليه جمس عن حديث ابن عباس رضي الله عنهما الله با سبحانه وتعالى ó ti ṣàmójúkò falu umma mi mi anil khata'i kò ní bí in tá bá ṣe mistake ni mistake ni o genuine mistake ni o kìí ṣe tó lọ kó sí mistake o ẹ́n gẹ́gẹ́ náà ni anisiyan ó gbàgbé wallahi mo ti gbàgbé wallahi ìrètí ni kódà kíyàn kó sí anything kò sí bẹ́ẹ̀ṣẹ̀ ìṣẹ̀lẹ̀ lágbàá tó tó bá pò gbàgbé nípa kí ló ṣe mí nìsín náà kìí ṣe kí máa ń jẹ́ wà ń bẹ̀ wà má stúkìrì wú àlè àti tán bá jẹ wá ń pálé lórí wọ́n mọ́ òun rẹ̀ bẹ́ wọ́n tẹ ọba fún sàbáyìí àwọn àtìorí rẹ̀ bóyá foríkalẹ̀ fọ́sà àwọn àtìorí rẹ̀ bàbá wọn jẹun pánà rẹ̀ kìtí kwá ní pé ó yá foríkalẹ̀ ah wọ́n ti wọ̀lẹ́ wọn ti fọ́ọ̀sì mi wọ̀lẹ́ wọn fọ́ọ̀sì mi ni kódẹ̀ ẹgbẹ́ sí pariwo mọ́mí nìsìn wọ́n wá fọ́ọ̀sì mi kí n foríkalẹ̀ fọ́sà tọ́ wọ́n ti fọ́ọ̀sì mi máa ó foríkalẹ̀ fọ́sà ẹlẹ́bọ ni ọ́ ń ò fọ́ọ̀sì rẹ̀ ìyàtọ̀ wà láàrin fọ́ọ̀sì àti khawf ìyàtọ̀ wà láàrin pé kán ṣe ìkìrọ̀hú èèyàn àti kán hàwáfá èèyàn khawafa ní pé wọ́n dẹ́rù bá ẹ́ eh, wọ́n ké mọ́ ẹ́ eh, o wá ṣe kíní àsìkò bẹ̀rù wọn jọlọ́run lọ́nà first ní pé o tí ẹ̀ lágbára má wọ́n ti wọ́n mú ọ bóyá wọ́n sú ọ lọ́wọ́ lẹ́sẹ̀ báyìí o but al muhim ní pé ìwọ tó bá jẹun o tó bá mú lọ́sàn kí wọ́n ni túnmọ̀ ọlọ́run fún ẹ̀lọ́jẹ̀ mana ìtọ̀ àmì láhì ta'ala wa isqa'ihi an Allah ta'ala min lutfihi a yassar law adi akala aw sharba ni látara látara kí náà gbé lutfu ọlọ́run ọlọ́run kan mọ́mọ̀ táwẹ̀ bá débi ọwọ́ bíi bí 330 mi jẹ́ ti mọ́ ń gbóná wàláhù ó jẹ́ tásí òtàwà tó lé ẹ̀yìn fẹ́ lè máa sàdúrà kí ọlọ́run ah <laughs> so àmì aláàkó sàánà so ọlọ́bà ni mi lùtì so tọ́lọ̀ bá fún ọ aṣẹ́kọ́ lágbára láti gbé ni ẹ kíní àwọn kíní kàtà ní last man notice like ah torí ọlọ́run kí ńlá nǹkan bọ̀ wá lọ́rùn táà bá lágbára láti gbé la yukallifu Allahu nafsan illa wus'aha ń tẹ́ bá ti lágbára ọlọ́run ní lágbára lọ́rùn kò sí bí kí ní ẹ̀bá sí lé tó lókùn ìgbà tó wá kó bí ọlọ́lọ́ ní ká máa ṣe honestly ọlọ́run mọ̀ pé agbára wa gbé ni tágbára wa ọ̀bá gbé ni ọlọ́run ní a máa dáwọ̀ every tó bá ti fẹ́ ṣe jù ọlọ́run lóhun ò fẹ́ ẹgbùgbà tásà rẹ̀ nípa àlùbí sọ́ọ̀lù kí ẹ má gbàgbà yípo ọlọ́run lóhun ò fẹ́ kí ẹ má gbàgbà yípo ẹ jẹun ẹ ẹn eh, kama gbàwẹ̀ wájìbì ní káìkì sínú súnnà ní o tẹ́bi súnnà takọ wájìbì irú fíkì wèrè inú gbóná tí kéwú èyàn annabi sallallahu alaihi wasallam tètè sínú àwánú tètè máa sínú súnnà nabi la ń tẹ̀lé ti wa annabi tún wọ́n lámọ́lẹ̀ pé la yazalu nasu bi khairin ma'ajjalu al-fitra wa akharu sawa ẹ kọ̀ntínú láti mọ́ wà lórí dáadáa lókùgbà tẹ bá tètè sínú tẹ bá sì ń pẹ́ jẹ àwọn kan pọ̀ tánàbí alákọ̀ pé ẹmù àlórí khair ma nínú ẹni pé wọ́n kàn wà waste oúnjẹ ó pọ̀ tó pé wọ́n islamu alákọ̀ pé la yazalu nasu bi khair afọ́wọ́ sálẹ̀ pé ìtumẹ̀ ní pé èyí tó bá ní rí bí mójútó àwọn súnnà yìí lójú tí wá tó rí bí kékèké yà bí min bábi aula ó ti mójútó àwọn súnnà tó ni ẹ kò sẹ́nbọ̀dì tí ó ní ẹ̀tẹ̀rọ̀mù fáwọn súnnà yìí táwọn rí kékèké ẹ̀ káyẹ̀ àwọn tán mọ̀ mójútó náà láwọn tán sí pé ànábì bàbàrà lẹ́mí wọn kí ní òye yẹn àbí àwọn tánàbí wulẹ̀ múmú láyé àwọn tẹ́lẹ̀ náà ni eh ànábì láyé tèmọ́ sínú àbí jákùnmọ́ bá ń wo tó wọ́n ìwọ ni ẹ̀hẹ́ owó ti wọ̀ báyìí pín jẹlàbídọ̀ sílẹ̀ tì ní ànábì ẹmọ̀ ike kéèké bóyá normally ìgbà tí inú tí mọ̀ pàdé bí sọ èyí náà mọ́dún ni táwọn ìbá ti sínú ìní ti sínú ẹ̀pẹ̀ òun mọ́sálásí ẹ̀pẹ̀ òun babalada ní sùn lé lọ́wọ́ ẹ̀pẹ̀ òun 715 720 bá pẹ̀ òun ò ní sínú irú kílẹ̀ yẹn ìgbàtàkàdà mọ̀ká anẹ́bì ganú ní pé tóòrùn bá ti wọ̀ ìdá akùbàlà lẹ́lù min hahuna wà adìbàrọ̀ naharu min hahuna wà gọ́rọ̀ shams faqad aftara as-sa'im tóòrùn bá ti yọ níbi tó ti mọ́ ń yọ tí ọjọ́ ti ń lọ níbi tó ti mọ́ ń lọ òun sì ti fàkọ̀dá after all sọ ìm áì ẹlọ sínú ẹlọ sí kí ni o ẹlọ sínú kì í ṣe pé automatically pẹ̀ ti jẹ ìsinú ẹlọ sínú báyẹ̀ ni ẹ kódà tó bá rí tó jẹ kà fún mísẹ́nu hmm, ó jáwẹ̀ so kó dẹ̀ lọ kírun then in fact ṣàlàyé náà pé ààrùn ìmọ̀ sí kíní kàtẹ́kẹ́ wọ́n wọ before sínú bó ṣe ń jẹ làbídò báyìí ń gbé ráìsíwájú ń gbé ẹ̀kọ́ ń gbé mẹ́mẹ́ ń gbé gbogbo ìsíwájú gbogbo ìpọ́pọ́ bàná gbogbo ẹ̀ kó tó alọ kírùn rárá mọ́sí bẹ́ bá nẹ́bí se mọ́sí ní kí wọ́n sì sallallahu alaihi wasallam kọ́kọ́ jẹ làbídùn àbí fúrútù tó bá jẹ omi kìníkà after that tó bá ti di ẹ̀yìn Maghrib kí yàtọ̀ lọ jẹun àwọn oúnjẹ mi tí ó fi di aha so uh, hínàmà ansáhù síyámahu wa فصار هذا الرزق المباح مسوقا من الله كما جاء في رواية الترمذي إنما هو رزق ساقه الله إليه ولا قضاء عليه wọ́n ni pé lè because ọlọ́run mọ́ mọ́jẹ kó gbàgbé kó ń gbáwẹ̀ ṣe bí kọ̀nà àmàyà ti bá sọ tàti sọ fún arí pé àwọn lọlé oúnjẹ ní àwẹ̀ àwọn lọlé oúnjẹ àwọn méjì ni musulmi láà méjì wọ́n ti gbàgbé ìyá olóúnjẹ wọ́n ní pé àwọn sàn fún ọ̀pọ̀ta ìyá olóúnjẹ yíwò wà bákàbákà gbà ṣẹ́ tó ń jẹ mọ́ ti yí ni yìí ní ẹbá fún olóúnjẹ àwọn yẹn bá ń kọjá ń kọwọ́n gbà ah, ah. àwọn ọmọ àwọn kan jẹun lọ́n tí wọ́n jẹ́mà so ọlọ́run good example pé ọlọ́run mọ̀mọ̀ ó yá ẹ farabalẹ̀ jẹun yín ẹ mu ẹ gbádùn kódà àwọn ẹjọ́ òun fàkì àlẹ́wà yóò kà mọ́ sáká kí ló zèrò yẹn kódà àyẹ́ lè lọ́rùn kó kíyàn lọ́mọ ọgbókó gangba ní ọ̀rọ̀lẹ́ tó ti jẹun ti so ilé nǹkan ọlọ́ba káwà ní káàfọ́ pọlọ ti wá ro àwòrò wípé àwọn rẹ̀ ti jẹ́ náà ṣe bó sà ti jẹun àmá ọ̀rọ̀ ànẹ́bì ní

in tó wà láàrin wa ní táwọn sálàfù wà lórí ẹ̀ bẹ́ẹ̀rẹ̀ náà bẹ́ẹ̀ lọ́kùn hàtìkì generations e. in most cases ọpọlọ gan níbi tí ó ma so um tọ́yẹ ó náà pàwọn nǹkan tó fẹ́ mú wa níbi hadith yẹn ni ẹ̀nà inshallah okay mo fún àjíkẹ̀ ẹ̀rọ kan bó àti kàtẹ́lẹ̀ náà mandarahu alkoiu fàlá kọ̀dọ̀ àrí èyàn tí ó tí ebi bá gbé kò yí sàn kankan o wà manistakọ́ á fàálé hìlọ̀kọ̀dọ̀ èyàn tó bá fa ibi wá òun ni ó ṣe yóò sàn àwẹ̀ ẹjọ́ ìpadà tó bá fa ibi wá tọwọ́ bọ̀nà fún à ah, ọkàdà wá bí 60 ah, rárá but jima on ló máa attracti kafara imma al'itk awish siyam sharin tatabi'in abi itam sitina miskina na'am so hadith metal anti lọ ba ni ẹ̀dá kan bin mutubabin so na'am wani fa nisyan wal khata min al-af'al ad-daruriyya التي لا تضاف مسؤولية التي لا تضاف مسؤولية حكمها wà máa yatarattabu alayha ila fa'iliha ṣe rí kíyàn gbàgbé kíyàn sàṣìṣe ó wà nínú àwọn ṣẹ́ tó ṣe pé wọ́n kí fi ń ti in tó bá yẹ kó jáde látara ìgbàgbéyàn ti sí bí a ń tó ṣe ni àbí tọ́ kò sí tó kàwá làwází mẹ́ni kó ti di kèfèrí só ti di kèfèrí náà ó gbàgbé ó gbàgbé ó rí èèyàn báyìí ìdí ni gbogbo bimbabi wọ́n ni illa annaha fi itlafi ma lil abdi tughrab but ke exception kan wà bí tó bá jẹ́ tó bá ní ìtìláàfù tí ẹ̀ bá bá dúkìá lórí jẹ́ ó ṣe mistake ìdàbò gbàgbé ó bá dúkìá yẹn jẹ́ ìyẹn tí ẹ̀ tó gọ́rọ́mù gọ́rọ́mù wa mẹ́wù ó sanwó wàlì anna wọ́n ni min bá bí sáàdì zẹ̀ríyà ìdídẹ̀ ní pé ṣẹ̀ríyà mọ́ tí ọ̀nà aburú kan bá ibi ìbàlẹ̀ jásá aburú kan Islam fẹ́ kan tilẹ̀kùn aburú yẹn láti wájú kò bá ìkébí ẹni ẹ̀sí gùn lọ síbi aburú yẹn but mú kọ̀kọ́ ti bẹ̀yẹn náà sádù veriliani wà lè annahu huquq al-ibad mabniyya ala shuh wa daman anúdá fi ní pé àwọn ẹ̀tọ́ ma nábi Adam ó jòkó lórí kí ni o aṣọ́ ipa ma nábi Adam ilé yáfẹ́ yẹ̀bá wọn náà wa daman ìmọ́fẹ́ gbẹ̀sán bá àwó ó ti ha mọ́tò mi àbí à ah, ìwọ̀lẹ́ ti àwá sí sí ẹ̀sì ma máa so a máa wá fèsì mi tẹ́lẹ̀ ó sáà ti síẹlẹ̀ àbí tó tẹni má ló fẹ́ gbowó yóò gbowó bẹ́ẹ̀ dọ̀mánu wa ń bẹ lóòtọ́ ní síyánù ni lóòtọ́ ọtọ́ ni àbí àmá ó san dọ̀mánu ibi tẹ́yàn ti lẹ àtìláfà nǹkan èèyàn tó ti ní san dọ̀mánu tó bá nǹkan èèyàn jẹ́ tó ní san padà ní pé tẹ́kẹ́rẹ́ ẹ̀lẹ́fẹ́ fẹ́ àtàkẹ́ mi fẹ́ èmi kan gbámblò èyí rẹ̀ mẹ́ta kan gbọ́dà lóní ládọ̀ mọ́nà àrẹ torí òun fẹ́ sáàmì ládàá kí wá dákẹ́ so during the process ipé òun gangan fẹ́ òun àtàkì ní àbí oye báyìí àbí èmi náà wá defend billati ya ahsan toban of course kí pé wá target pé àmú ah, ti fẹ́ yóyin rẹ̀ tẹ́lẹ̀ náà èyí but ah bẹ́ẹ̀ ni ṣe fẹ́ àtàkì mi yìí bí mi náà kẹsẹ̀ sí báyìí ọwọ́ ó kàn join rẹ̀ so nínú ṣẹ̀ríà kò sí tó san fún padà tákí bí o mọ́mọ̀ nù ṣẹ̀ríà ní tẹ́ni abọ́lùn fẹ́ gbẹ̀san wó yóò yìí tẹ́nà bẹ́ẹ̀ni ibi yìí tó yọ the same one tẹ́nà wó fi amas wó jọba ìlà ni bó ṣe rí ni ọgbẹ̀ ọ̀nà kẹ̀kẹ́ ti ìzìbà dentist ni wọ́n bọ̀ ó lábẹ́ẹ̀kà tí wọ́n gbọ́n ah, ah, ah, yọ ni tọ́ ó ti mọ́ wọ́n bọ̀ plọ́kì yẹn ó ní padà lọ fífì ẹ̀ létà ohun bọ̀ wọ́n ti kọ́kọ́ plọ́kì ẹ̀ náà ó yí báyìí àbí dọ̀mánù ni ẹ̀ bọ̀ nọ́bàdé kò sí dọ̀mánù wà ó bá ṣe mistake bóyá èyàn kan tó gbé báyìí ó kàn lọ kílẹ̀ bóyá èyàn kan ó kàn fọwọ́ gbá fóònù ní fóònù sí kíyàn kan fọ́ ni ó sàn ó sí ohun sùn sí ẹnu ó sàn screen fóònù yẹ ó yí because hukuku bá ní Adam asùlù ni pé ó jòkó lórí ṣọ́ wọ́dọ̀mán bọ̀ hukuku aláàlélé tí asùlù ni pé ọlọ́run bá afúrù ó dá máa mọ́rọ̀ ó yí báyìí àbí so kó máa di pé bí àwọn tí ó máa fa ìkù sínú sí rawa ní àárọ̀ ó ṣe mistake for screen fún mi ọ̀sán ó fọ́ laptop mi alẹ́ ó bà mọ́tò mi jẹ́ ọlúra owó lè mi ah ó padà á fẹ́ ó kẹ́mi lẹ́sẹ̀ ó ṣe mistake náà ni irú mistake wo lè yùn yóò gbàdá ríkà mo ṣe mistake sá abú aláàfù àà so ẹgbọ́n kan ní abú àà ti bí kí lájọ́ mọ̀ yá fún àà nǹkan márùn lójúmọ́ kan so díò tó pé kí ní ẹ̀kù sí bí ó ṣe ní ma fa bí problem láàrin ara wa ṣe rí ẹ̀fẹ́ kẹjí pé ó ṣe mistake àbí lóòtọ́ ìwọ́lẹ̀ wá ṣe áfù fún àwọn tó bá lóògbà kàlọ́sàn ó sàn inshallah náà so

ó yà bí kò sẹ́lọ̀ náà ẹ̀hẹ́ mistake ni wọ́n ni wàtẹ̀ríkí ìrìnàtí lẹ́dí àhásọ́lá fi ìbáadá a ní láti fi dí àwọn kùdíẹ̀kùdíẹ̀ tó ti ṣẹlẹ̀ látọwọ́ ẹrú wà mọ̀ fàádà tàbíkà ní àṣíyàn ẹ tó bá sílé tó bá ṣe mistake ni ó gbàgbé afwan fa li tahtaja ila ká tó wá sọ pé yóò wá ní bùkátà sí tẹ̀kfẹ́rẹ̀ so ok kí ló ṣe ṣe bí díẹ̀ bá ṣe ìtara kàfàrọ̀ náà pè ní tara ok kí lẹ̀ ní ṣe tó fi tara so mọ̀ mọ̀ ó búra kò wá pé búra yẹn ni yóò ṣe kàfàrọ̀ àwẹ̀ ọjọ́ mẹ́ta bá àríbẹ̀ ni kí ló túnmọ̀ kí ló túnmọ̀ àti àti kàfàrọ̀ ó súnmọ́ ìyàwó rẹ̀ nú lọ náà kẹtọ́ mọ́ ń fa kàfàrà kàfàrà ilé kò sí kankan bẹ́nà a innama nasiya kò sí dín ìbádà kankan nítorí kàfàrọ̀ mọ́ wá wọ́n ní pé láti lè ṣe kí ni o láti lè fi tán ẹsẹ̀ ẹ̀kejì láti fi dí nátù tó ti yọ níbi ìbádà rẹ̀ ọlọ́run fẹ́ bọ́ fi dí ó wà jẹ́ yàbáyà ṣẹ́rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ lójú ọ̀rọ̀ àbá èyàn tí ò bá lágbára kàfàrù hal tasqutu am la Ibn Taymiyyah rahimahullah ìtàn fi sí tó sì fẹ́ lọ́jù àwọn àfáà mi mú mi ìtàn sì lè lórí ẹ̀ wọ́n ní pé la saqatat al kaffaratu fi haqqihi tí ò bá lágbára kò tí ó bọ́ kò lè gbàwẹ̀ 60 days Eh, afwan ó lè jẹ́ 50 tó lè jẹ́ 50 lè jẹ́ 60 depending bá ṣe ká kò sí ní agbára ìtọ́ àmì wọ́n ni sakatot alì ọ̀bárí àgbé mọ́tòfò zimọ̀ rẹ̀ ti bárí àkò ní ẹnìfì láṣẹ àrí torí kò lágbára ni wọ́n wà ní ẹ̀rí ní àdíìsì ọkùnrin yẹn ẹ́ eh? fàdọ́hìká hátàbádát àníyàbùkù fàkọ́lát fàkọ́lá àti ìmò ahlaki wọ́n lẹ́rìnù ipé gbà tó dé Ànábì ní sólélè olóhùn ní sólélè olóhùn ní sólélè olóhùn ní tọ́ Ànábì ní kó dòkù bẹ́ẹ̀ni kẹsì gbóúnjẹ wánú àwọn àfáà kan ní pé yẹ ipé kò drop o ní pé àṣìbá ní ó tẹ́kí bí ó ti drop ni wọ́n ni ọmọ lọ wọn ní wùlẹ̀ ní ó wùlẹ̀ dúó mọ́ pé a ah, ó ní àbí tọ́ mọ́ lọlé so tánàbí fi ní ó dúó ohun tẹ́gbàdà agbóúnjẹ fún pẹ́kọ́ lọ fídí àwọn èèyàn wọn a ṣe pé ó sì wà lọ́rùn but tẹ́bánikí a wo bí tí yà dìyàn kàdà apá bí sí ẹgbẹ́ kò sí lọ́rùn rẹ̀ ṣe àlàáfọ́rọ̀ mi ní ṣe lórí ẹni tó tún tó tún tòsì jù mí lọ ní ẹni gbígbẹ́ni ló tòsì jù gbogbo Mọ̀dínà ground lórí ní kí ma báyìí nà lábàtẹ́ ihá ẹmà yuridu bihima alhamuratayn ahlu baytin yìí ẹni tó bá lè tàùsì gbogbo sẹ́nìkà tó tó sì domin lórí ṣe ìgbàtẹ́ ní kí lọ sọ́dọ̀kọ̀ báyẹ̀ tani yóò rákan tani sí sọ́dọ̀kọ̀ tagẹ́nìkà tó yẹ̀ tó sì wá sókè tó ń tún wá oúnjẹ bọ́gọ̀ kìíní jẹ ẹni tó bẹ́ mi nàbà last èyí tó bá jẹ́ nàbà second to the last òun tún lè sí sọ́dọ̀kọ̀ fún èmi tá lè mẹ́wàá sí sọ́dọ̀kọ̀ fún tèmi anẹ́bíwá rẹ̀ hátà badat aniyabu anẹ́bíwá ni pé àti ìmú ahlaki so kò dẹ̀ èyí ò dẹ̀ kìí ṣe kàfàrù yẹ́ kàfàrù rízì ní pé ṣe àwọn ọmọ rẹ̀ àti fámílì wọ́n lè tó 15 sẹ́lẹ̀ tó 20 ní ìṣẹ́ kìí fèmí sọ ní ẹ̀wọ̀ ipé so ẹ lè sọ wọ́rọ̀ ẹgbẹ́ kàfàrù tẹ́ kàfàrù ní ó gbọ́dọ̀ ìtààmù sí tínà miskinan ẹyọ kọ̀ọ̀kan báyìí ni àbíkọ́ kébí á miskin kan àmọ́ jẹun but ó kàpẹ̀ 1 2 3 4 oúnjẹ 60 báyìí ni ó wà lẹ̀ kẹjẹ pé fámílì rẹ̀ lọ́wọ́ fún ọjọ́ wá fún 60 miskin lóúnjẹ wọ́n bá 60 miskin náà ó fún ọlóúnjẹ báyìí sí túnú báyìí báyìí ní ìpadà gbóúnjẹ lọ́lé anẹ́bì jẹ̀ tó rẹ̀ ogbó anẹ́bì ni pé kó gbé biha ó yá gbé àti ìmọ̀ àlà níbi àrùwà yá ti gbókó lọ bìsẹ́ so àwọn ilé ìkọwò èyí tó padà fẹ́ tẹ́sùn ọ̀dùdú wípé sákọ̀tọ̀ fi hakìí ó wá kọ masala kíní kan tó pé ìyìn gbọ́dọ̀ wá máa lo àwọn wọ́n pè kíní kan ní àwọn hiyal àwọn hiyal ní kí máa lo ọgbọ́n ṣẹ́rí rẹ̀ náà ṣẹ̀rí àti dílẹ́kùn rẹ̀ alẹ́lọ́mí máa ń dìkẹ̀ fèrí nítorí hiyal lókè òkè ní dìkẹ̀ fèrí nìsìn ní padà di mùsùlùmí padà kí nìdí ó sáré dìkẹ̀ fèrí kò fẹ́ kẹ́nìkan jogún òun ni ò ó ní pé la yarithu al-kāfiru al-muslima wala al-muslimu al-kāfira nínú Islam tàbábọ̀ kò mọ̀mọ̀ di kèfèrí ni ó ti di o lóòtọ́ ọwà kúnkù kèfèrí wọ́n wà lọ sí ikú rẹ̀ wọ́n gbókù rẹ̀ fáwọn kèfèrí ẹgbẹ́ rẹ̀ kálọ sí àwọ́wà kún egún rẹ̀ fáwọn mùsùlùmí olúsọ̀rẹ̀ méjì jẹnu ogun a wà pín fáwọn mùsùlùmí ẹ̀yìn ìwọ́n lọ́fẹ́ dìkẹ̀tẹ̀ rí mọ́dí kẹ̀tẹ̀ rí lọ ẹlòmí yóò dá ìfọ́sí ìyàwó rẹ̀ ẹ̀mí tí ìbá ìsìdí àfọ́sí ìyàwó ipé ẹni sí ìyàwó rẹ̀ má kò ní lẹ́tọ̀ sógun rẹ̀ wọ́n ni tán bá wọn pín tó kú má jogun rẹ̀ ni wọ́n ni yóò jẹ ogun rẹ̀ àwọn kò sí òjògùn kẹ̀kẹ́ kò sí bọ́bá sí léṣe táàkó mọ̀mọ̀ ni yóò jògùn rẹ̀ kódà kí náà gbé aka orílẹ̀ àwọn kẹwàá kanáà tí a tọ́ka nípa àwọn hiyal inú kọrí mọ̀ wá dáadáa níbi ìlàm nípa àwọn ọgbọ́ta àwọn ẹmọ́n lò pé ókè àwọn yóò mọ̀ nípa ṣẹ̀ríà wọ́n a mọ̀ fi wọ́n a mọ̀ bypass ṣẹ̀ríà scope wípé ókè gbàtẹ́kẹ́lẹ̀ tí máa ti lé báyìí ẹ̀ẹ́ mo ti bọ̀ kẹ́ ànàfíà ní mẹ́bàá ànàfí lè mẹ́bàá tẹ́lẹ̀ o ṣíyà lè nílò ọgbẹ́ nílò ní mọ́sánfà ànàfí ní mí ẹ̀kwọ́n ànàfíà sì ní kò nídì ní wàlí níbi nìka so ẹ̀sán pa ànàfí ní mí àbí ẹ̀rí tí mo mú tí ànàfí kàdánà ní ẹ̀rí àlúmù lọ́wọ́ mi mọ́sálà ilé ànàfí ní ah mo ti di malikiya rí malikiya lè ní North Africa malikiya làwọn máa north africa wọ́n lọ wà lánàá tó fi di ànàbíyà ó tún dọ̀túnlá ah ẹmọ̀ pé ah, ẹ̀pá wọn fi àwọn àfáà púpọ̀ náà àfáà tàbí àwọn ibi ibùnà bá sí ibùnà fèmí àti ẹ̀pá nàbílà ní wọ́n ó tún ti rí fẹ̀rú ni ó yíwa mọ̀ change gẹ́gẹ́ bẹ̀rẹ̀ lélẹ̀ ó mọ̀ pọ̀ ní ní kàfàwọ̀ ó àwọn ọmọ lọ́súnmọ́ ìyàwó rẹ̀ lọ́sáwẹ̀ àti à ah, tí ìbá kú ti ní àbí tí ìbá ti lówó ó ti tánà nù àbí ní ìsìlẹ̀ ìgbàwẹ́ sí tì nínú ṣẹ̀ríà ó ti kó bàrẹ̀ wájú ọlọ́wọ́ torí ó ti mọ implication ó wá mọ̀ mọ̀ lọ bypass ṣẹ̀rí ọlọ́run ṣe jú òrùbí orílẹ̀ sí òrùbí orílẹ̀ pè àwọn yóò sì mọ̀ òbí àwọn smart ó fẹ́ mọ̀ bypass ṣẹ̀rí à ẹni yìí ẹni yóò mọ̀ mọ̀ sí ó sáọ́sọ́dọ̀ ànábì ni ó ní àhàlátítù ànábì ní kí mọ́ àhàlákáká ó ní mo ti sòfà ànábì ah, ah, kí ló sí ọlọ́fọ́ òun bí lè fóòn ti sórí búntọ̀ ni kéèkó yóò mọ̀ mọ̀ sí pé ẹ̀ẹ́ òkè <laughs> alhamdulillah alhamdulillah ẹmọ́ orí kó dẹ̀ lómi gbogbo ọ̀sáwẹ̀ báyìí wó lápùmọ̀ bọ̀ wáńtẹ̀ yóò mọ̀ yanjú obìnrin lọ́lọ́sáwẹ̀ jẹ́ ni yóò ní àkódà aláàpọ̀pọ̀ mi ní ya Rasulullah kí ni mo ní kí ṣìgbórí rí òpin ẹgbẹ́ jẹ kàmọ̀ òbí agbẹ́ tó kẹ́lù mọ́ mọ́ sọ kìíní ẹlòmínà ń pa èmi kú lọ́wọ́ èmi lọ́wọ́ ṣe bí ìtà àmì sìtínà mìsìkínà ni èyí ìsára lè wà kọ́lá ẹwọ sìtínù kéré mi èyàn 500 ní fúlọ́jẹ́ lẹ́ni 60 kọ́ 600 ní mẹ́fúlọ́jẹ́ ẹ̀kọ́ ìṣúná wọ́n fi ma bypass ṣẹ̀ríà ọlọ́run mọ̀ pé kò sí wéfẹ́ sí o lè bọ́lọ́ ọlọ́ọ̀bá subhanahu so kí ẹmọ́ ilé wọ́n ni kọ́ lè nípa àtorí ẹ̀rọ dáa hukmun min ahkamillah gẹ́gẹ́ bá wọn kẹsẹ̀ sí àwọn tí ìmọ̀ wọn kúrú tí bẹ̀rù ọlọ́ọ̀bá àti ìfẹ́ súnnà Nábì òsì sílẹ̀ mi wọn yẹn tó bá lẹ́mì rẹ̀ tó bá ní ẹ̀ṣẹ̀rọ̀ mú fún súnnà Nábì ò àwọn hmm? family onílà ó ní feelings of nọ́là feelings of markers kíníkan kíníkan gídègídé bá kákàkiri báhùn hmm? egégi ni tọ̀ so <laughs> almuhim ni pé èyàn elé ò lè jẹ́ ẹ̀rí fàkọ́kọ́ fẹ́kejì ó fẹ́ dàbí ẹn mọ́ fi àyà e Kùránì ẹn pàdé tó rẹ̀ káńsù rẹ̀ àbí but a ma sọ bẹ́lẹ̀ pé ara àyàtù wáàdì ní o so àwọn méjì o ma sàṣẹ́jù ilé èkó ma sàṣẹ́tò èkó ma sàṣẹ́jù ìwọ ó gbó sáàrin tí ẹni tó bá sẹ́lọ́un mistakenly inna Allah ọ̀fọ́ rahim ó sì mọ̀ rẹ̀ ti pé tó bá mọ̀ sẹ́lọ́un inna Allah shadidul iqab onífẹ̀ẹ́nú wa mú kan yóò àfi kìjìlẹ̀ so

masala wa tó bá dọ̀la inṣáàlá èyàn tó bá súnmọ́ obìnrin tó bá gbàgbé ọkọ bọ̀ sí ẹ̀lẹ́ gbàgbé òun kàn lọ jámá obìnrin ní ọ̀sán Ramadan ṣe àmẹ́jì ó pọ̀sùn káàmẹ́jì gbàgbé àmì <laughs> Allahul musta'an asàlá yẹ̀ lọ́la inṣáàlá ibi tọ̀ tọ́kùnrin bá ṣe mistake súnmọ́ obìnrin àbóbìnrin ṣe mistake súnmọ́ ọkùnrin àbá méjèèjì ṣe mistake súnmọ́ra wọn kí ni ìdájọ́ قضية إن شاء الله هذا وصلى الله وسلم على محمد وعلى آله وأصحابه وسلم وسبحانك اللهم وبحمدك وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته